نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرجو فلان الله سبحانه وتعالى تتم جكور تجكو فما يجهولة السلعي كني المنهج السلفي فنوا أنبلا الله سبحانه وتعالى كفي شيء ولا أنفني أتكفي شيء المين لا أنفني قال الله سبحانه وتعالى كتم إخلاص واسي Naam, insha Allah ta'ala a tẹ̀síwájú lórí àwọn àlàyé tá ń bá lọ nípa al-manhaj salafi kí ni wọ́n pè bẹ́ẹ̀ so a ti ṣàlàyé kí ni ń jẹ́ salafiyya gangan so insha Allah ta'ala yí tátún wá gbéyàwó lónìí òun náà ni a ṣéyàn wá lè máa pẹ̀rẹ̀ rẹ̀ ní salafi so torí pé oríṣiríṣi àwọn nǹkan lèyàn ń so walhamdulillah tẹ́yàn ní àwọn olùmọ̀ súnnà wallahi tó bá yí pé Ọlọ́run bá dáwa tíra wa ni àti kó sí pé kò sí báwọn èèyàn ṣe lè ma nǹkan tí àwọn àgbàfà súnnà ń sọ àwọn èèyàn wọn ò bá ti máwọn èèyàn ní ẹrú bẹ́ẹ̀ sì ni wọn ò bá ti kọ́ dí wọn níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó sì pé àwọn so but adúgbọ́ fọ́lọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá ṣanú al'umma nabi sallallahu alaihi wasallam púpọ̀ so àwọn wasa'il pọ̀ gan àwọn wasa'il pọ̀ àwọn medium pọ̀ gan tí a fi ń gbọ́ kí láwọn olùmọ̀ súnnà gangan sọ so kí láwọn eléyìí kí ni àwọn sọ so kí ni ìdájọ́ kí a máa fira rẹ̀ ti sí salafiyya kó máa pẹ̀lẹ̀ ní salafi na inṣá'allahu ta'ala awọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ نعم نعم يقول فضيلة الشيخ وفقكم الله كيف وفقكم الله أسمع بعض الناس يقولون لا يجوز الانتساب إلى السلف ويعد السلفية حزب من الأحزاب القائمة في الوقت الحالي فما رأيكم بهذا الكلام؟ نعم وبه شيخ صالح فوزان في ara àwọn èèyàn kan tó ń sọ pé kò tọ́ kí èèyàn máa fẹ́ra rẹ̀ ti sí sálàfíyà ṣe pé àwọn ẹlòmíì náà ń sọ bí wọ́n ní nínú àwọn ọjọ́ tó sẹ̀ dé ni so àwọn ìjọ tó wà ní kí ni ìdájọ́ ilé àti pé kílẹ̀ rí sí so Sheikh Salih Fawzan ó dáwọn ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìjọ ni wọ́n ní hizb ni wọ́n ìjọ ni wọ́n ṣùgbọ́n ìjọ tọ́lọ́wọ́ bá ní ó dàgẹ́ ibi ọlọ́wọ́ bá náà ṣe ròyìn àwọn sahaba nínú suratul eh, al-mujadila الله جل وعلا يقول أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون wọ́n ní ọlọ́wọ́ bá ń sọ pé àwọn ènìyàn gan ni ìjọ tọ́lọ́wọ́ bá ní ó sì ṣe kí ni ó sì jèrè السلف انحازوا إلى الكتاب والسنة وإلى الصحابة فصاروا حزب الله وني ní àwọn sálàf wọ́n dára wọn padà lọ sí ibi tírà Ọlọ́run Ọba àti súnnà àti ọ̀rọ̀ àwọn sàhábà torí ẹ̀mí fi di ìjọ t'Ọlọ́run Ọba وأما من خالفهم فهو حزب ضال مخالف wọ́n ní gbogbo àwọn tó bá ti wá yapa wọn àwọn wọ́n wà nú àwọn ahzab àwọn ọjọ́ tó sì pé wọ́n yapa wọ́n sì wọ́n sọnù àwọn tó wà dọ́ọ́là tí wọ́n sọnù. wọ́n ní àwọn ahzabu póríṣiríṣi ìjọ àtẹgbẹ́ póríṣiríṣi so in bẹ nú rẹ̀ ìjọ tọ́lọ́mọba ẹgbẹ́ tọ́lọ́mọba in sì bẹ nú rẹ̀ ẹgbẹ́ tí ìjọ tó jẹ́ ti ti shaitan fọ́lá àwọn ẹlòmí wọn máa ń pè wọn ní hezbollah síbẹ̀síbẹ̀ hezbo shaitan náà sí náà yìí ni wọn so bọ̀ wọn mọ̀ pé wọn ní hezbollah látara pé lára ní bọ̀ síbẹ̀síbẹ̀ hizbu shaitan náà ni wọ́n kama fi akhir surah kama fi akhir surah al-mujadila hunaka hizbullah wa hunaka hizb ash-shaytan wọ́n ní gẹ́gbó sí wà nígbẹ̀yìn surah al-mujadila ní pé kẹsìmọ́ wòyìn tí gbọ́kì ní ìgàntẹ́lẹ̀ so wọ́n ní gẹ́gbó pé nígbẹ̀yìn surah al pé àwọn Hizbullah wà ìjọ t'Ọlọ́run bá wà ìjọ ṣiṣẹ́ ìtọ́nù sí wà so ibo ni wọ́n fẹ́ tira rẹ mọ́ sí ìjọ t'Ọlọ́run bá <laughs> ló fẹ́ fira rẹ sí ni <laughs> àbí ìjọ ti ṣe <laughs> ìtọ́nù táwọn èèyàn bí àwọn sí ìjọ t'Ọlọ́run bá tó tún wá ní òtọ́ wọ́n ní àwọn ọjọ́ pólísìírísì wọ́n ní gbogbo ẹni tó bá lórí manhaji Qur'anu àti sunnah wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ òun ni ìjọ tọ́lọ́wọ́ bá wọ́n ní àìráwọn tó bá wà lórí àwọn ojú ọ̀nà ànù àwọn ni àwọn ni hizbu shaitan wọ́n ní ìwọ náà sàṣàyàn ìwọ náà ṣe àṣàyàn so fẹ́ wà nínú hizbu tọ́lọ́wọ́ bá ní àbúfẹ́ wà nínú hizbu ti shaitan wọ́n ni mú ì tó bá wọ̀ so eré ìjí ọ̀rọ̀ aláwọ̀kọ́ tí a bùnra wa gbọ́ àwọn náà rí pé wọ́n sọ pé sàlàfíyà àti pé kíyàn máa fẹ́ra ìtí sàlàfíyà òun ni hizbu tọ́lọ́wọ́ bá so gbogbo àwọn tó sọ ni sọ so ti tó à ń gbọ́ irú àwọn eléyìí náà ó wà láwùjọ so irú àwọn eléyìí náà so a sì ráwọn míì náà sọ pé wọ́n sọ àjíà nígbàtán bí wọ́n ní gẹ́gbọ́n ṣe gbà wá pé wọ́n bí pé bóyá wọ́n sì bí bóyá ó sàsọ pé kí a máa fi ara ẹ̀ tì sí sálàfíà oní tẹ́skíyà ni olóhun olè pẹ̀lú àwọn sálàfí tó ohun òtí tó bẹ́ so gbogbo ilé kílòkọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá máa máa jẹ́ kó bọ́ra rẹ̀ kóònù sálàfíyà náà ni torí kò sí mbẹ̀ náà tẹ́lẹ̀ so ọlọ́wọ́ bá máa máa jẹ́ kó bọ́ra rẹ̀ kóònù sálàfíyà torí <laughs> kò sí inú àwọn sálàfí náà tẹ́lẹ̀ so àdúgbò fọ́lọ́wọ́ bá pé òun náà ló fi ló yọra rẹ̀ kóònù in tí sheik sọ́lì fọ́sán pè ní kí wọ́n pè ní hezbollah ń síwáyìí so a jẹ́ ká tún gbọ́ ẹlòmí so a jẹ́ ká gbọ́ sheik al-albani àbí ká tiẹ̀ tún gbọ́ sheik mokbil a jẹ́ ká gbọ́ sheik mokbil náà wọ́n bí bàbá pé kí ni ìdájọ́ kíyàn máa fira rẹ̀ ti sálàfí àti kíyàn máa sọ́ra ìní sálàfí so tẹ́lùmí ń takò tó sọ pé àtẹ́síkíyà nafsi ni àbí ẹ̀wọ̀n tí tó bẹ́ẹ̀ àbí gbogbo àwọn nǹkan yìí ṣe mọ̀ pé níbi ọ̀rọ̀ tá fúnra wa bọ́lá ní albani sọ pé wájìbì gan tún ni wọ́n tún lọ́rọ̀ mí náà bí tó ti ń sọ rubbama yakunu wajiban kódà ó lè jẹ́ ọ̀ranyàn gan ọ̀rọ̀ wọn ti ẹ̀pọ̀ gan ó tún ní ó ní átíkù kan bí i ó ní átíkù Sheikh Al-Albani tọ́lọ̀ bá fún wa ní ìgbàláyè torí ọ̀rọ̀ pọ̀ gan ọ̀rọ̀ gan ọ̀rọ̀ gan ọ̀rọ̀ gan but time lè máa gbà wá but ẹni tí ń wò lòdò díẹ̀ ti tó fún but ẹni tí ò ní gbò lòdò kódà bẹ́ẹ̀ bú ní gbogbo ọ̀rọ̀ ayé ìgbọ́ tó bá yí pé ẹyọ kan náà ló sọ tí ń fẹ́ ẹyọ kan yẹn ni ó dó ti so dàbí àwọn tó máa ń dó ti ọ̀rọ̀ Sheikh Salih Fawzan mẹ́yìn tí wọ́n sọ pé ẹni Sheikh Salih Fawzan sọ pé kí ẹ mọ̀ pé àrùn Salafi tẹ́síkíyà nìna tẹ̀fsílì wà mẹ́ tẹ̀fsílì wà mẹ́ ṣe rí táwọn olùmọ̀ tán bá ní ọ̀rọ̀ méjì nípa nǹkan tán bá ní ọ̀rọ̀ méjì tí so tó bá yí pé kílùkọ rẹ̀ tẹ̀fsílì wà mẹ́ kìíní yẹn tẹ̀fsílì wà mẹ́ kìíní a wá rí pé ẹni yẹn àsìkò tó sọ̀rọ̀ yẹn pàápàá jùlọ ẹni tó jẹ́ mufti pàápàá jùlọ ẹni tó jẹ́ mufti ó sọ wọn ẹni tó ń ṣe ìftáà fáwọn èèyàn kó mọ́ rí kó mọ́ kó mọ́ rí àwọn ìgbà kan tó ti pé èyàn mọ́ rí pé bíbà fọ́rọ̀ wọn takọra wọn kò sí rí bẹ̀ wọ́n mọ́ ń wo àṣwàlù àwọn tó béèrè ìṣesí ẹni tó béèrè béèrè yẹn àti pé irú bó ni ìbéèrè yẹn ṣe wá but téèyàn bá wá fẹ́ ọ̀rọ̀ yẹn so àwọ̀ ọ̀rọ̀ Sheikh Al-Albani téèyàn ó fi mọ̀ tafsili yẹn insha Allah ta'ala téèyàn ó fi mọ̀ tafsili pé ok ìgbà olólejẹ́ tazkiyatun nafs ìgbàwó ní kẹsí tẹ́síkíyà tó nefs but ẹni tó jẹ́ onífẹ́ ẹnu yóò kẹlọ mọ́rọ̀ Sheikh Saalih Fawzān so mufti ni bàbá wọ́n lè ṣe fatwa wípé yes nítorí ibẹ́ nìyẹn ṣe béèrè àbí nítorí ẹni yẹn gangan tí wọ́n rí in tó súnmọ́ wọn in tí yẹn sì ma bàbá sí ni pé àwọn kìnnì wọ́n ma fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ wọn kó ṣe kìnnì ó kéré so gbogbo àwọn táwọn yẹn ma ń tá ma fi ń dà nǹkan rútún wọn ni a ah, Sheikh Saalih Fawzān kò sí nǹkan tí ń jẹ́ jarh wa ta'dīl ma ó sọ mọ́rọ̀ mi wá Sheikh Saalih Fawzān ní kò sí gbogbo eléyìí wọ́n ma fẹ́ fi dankaro ni but tán bá fẹ́ tẹ̀lé in tó jẹ́ tefsiri gẹ níbi ọ̀rọ̀ yẹn in tó jẹ́ tefsiri in tó jẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ níbi ọ̀rọ̀ yẹn in tó jẹ́ àmú wọn yóò hàn but wọn ò ní fẹ́ tefsiri yẹn lára àwọn tó sì máa ń rọ̀ kázà lórí tefsiri jù tó máa ń sábà ṣe tefsiri Sheikh Al-Albani wà lára wọn wọ́n máa ń ṣe tefsiri gan so wọ́n ní amrun tayyib in tó dáa ní انتسبت إلى السلفية عن إلى السنة بعض الناس يقول لا تنتسب إلى السنة لأنه وجد مبتدعا náà wọ́n ní à nǹkan tó dáa ní tí ẹ bá ń fira ẹ̀tì sí súnnà tó sì ń fira ẹ̀tì sí sàràfíyà wọ́n ní àmàwárà àwọn ìyàkà tó mọ̀ sọ pé àmọ́ fira ẹ̀tì sí súnnà سنة لأنه وجد مبتدعا لا من هو السني هو الذي يلتزم بالكتاب والسنة وني ní àwọn èèyàn kan máa ń sọ pé mọ́fẹ́ra ìtí súnnà torí pé àṣọ́tò wọ́n yíò but bóyá wọ́n sọ pé torí pé kílùkọ rẹ̀ àrí nǹkan mí àbí nǹkan kan so wọ́n ní láà wọ́n ní eléyìí ò tọ́ bal as wọ́n ní ẹntẹ́ يلتزم بالكتاب والسنة على فهم السلف الصالح wọ́n lẹ́yìn tó ń tẹ̀lé Qur'an àti sunna lórí àgbọ́yà àwọn salaf àwọn tàbí sàlàyé fún wa pé àwọn òun náà jẹ́ salaf lórí àgbọ́yà àwọn salaf wọ́n ní yálà ó sọ pé salafi ni mí o àbí ó sọ pé sunni ni mí o àbí ó sọ pé ahlul hadith ni mí so ibi náà láti máa wo àwọn ókọ tí tún bẹ fún sálàfíyà lọ́tọ̀ so àwọn ókọ owó tún ní bẹ fún sálàfíyà so lára àwọn ókọ wọn náà ni ahlus sunnah lára àwọn ókọ náà ni ahlul hadith lára àwọn ókọ wọn náà ni ahlul athar àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ókọ táwọn so kọ́ ilá tó wà mọ̀kọ́rọ̀rọ̀ nínú lọ́gọ̀ àwọn àfáà tó ma ń dákọ̀ rẹ̀ náà nínú àfíkà so kí nǹkan kó lókọ gan kó lókọ tó pọ̀ gan ó túmọ̀ pé kìníyàn lọ́ra ni kí nǹkan lókọ tó pọ̀ gan kò túmọ̀ pé nǹkan tó pọ̀ náà sọ pé ẹ̀rí no bọ̀tán yẹn bá tún ti sàkíyèsí ní pé ah, ó dàpá àwọn èèyàn kan wọ́n tún ti ń lọ́ra wọn máa bẹ́ ìkannú àwọn ọkọ̀ yìí so in tó fi fà á nìyẹn tí a tún fi gbọ́dọ̀ pé rẹ̀ sálá fi pé à ìbámí gan kíyàn pé rẹ̀ ní ahlus sunnah wal ó lè mọ́tò gbogbo lè ìtàwọn àfáà sálàyé ní Sheikhul Albani sálàyé rẹ̀ ìtàwọn àfáà sálàyé ní so tó dípé Ahlus Sunnah wal Jama'ah àti àwọn tán ti ẹlòmí bọ̀ wọ́n ti àwọn Maturidiyya bọ̀ wọ́n ti àwọn Asha'ira bọ̀ so ẹ ma gbọ́ Sheikh mọ́gbé lọ wọ́n ní kí a sọ ni alamari tó dáa ni النسبة ليست كنسبة wọ́n ní ẹ̀wárí ma fi ràyàn ti sí sàlàfíyà yìí kò dá gẹ́gẹ́ bí kí ẹ ma fi ràyàn ti sí àwọn ìfìràyàn ti sí ẹgbẹ́ ìfìràyàn ti sí àwọn ẹgbẹ́ oríṣiríṣi so ní iná tún jẹ́ ó tún jẹ́ àkílòkọ rẹ̀ àkíyèsí fún ṣe rí wọ́lá èyàn mọ̀ pé àwọn èèyàn ní bùkátà sí hájà sí àlàyé manhajus salafi débi pé ibi ó kọ ẹ̀nà tí ń gbókọ ti àti ibi ó kọ gangan náà tí ń gbókun ti sàlàfíà kò tí ìdébí àwọn òṣúlò kò tí ìdébí àwọn simat àwọn ìròyìn kò tí ìdébí àwọn ìpìlẹ̀ ibi ó kọ gangan ibi ó kọ gangan náà tí ń gbókun ti sàlàfíà ibi ó kọ so awára àwọn àfáà tí wọ́n lọ́lá jù tí òun tàti ẹlòun tàlòun so ara wọn àfá tó gbé yes àwọn àfá tó lọ́lá jù lọ àwọn àfá súnnà gangan èyí tí mo sọ pé tàlòun ni pé kí ni ṣe súnnà lọ́nà lọ́wọ́ ni àbí àdó ṣe kí ni ló kán lẹ́yìn yálà bídá àdára lọ́wọ́ wọ́n sì ń wó súnnà lẹ́yìn wọ́n fọ́ súnnà pọ̀pá wọ́n fọ́ súnnà pọ̀pá lójoojúmọ́ so wọn náà tó sọ pé èyàn lè pé a ní

la hawla wala quwwata illa billah <laughs> in tó panilẹ́kùn ni ẹ wo bí ṣe ìtọ́nù bó ṣe ń tàn wọn bó sì ṣe jẹ́ kí kọ́kẹ́ máa tàwọn èèyàn jẹ ẹ wọ́n mọ̀ kó lò ló tán kó sáwọn ṣìrìkì yáàt àwọn ẹbọ oríṣiríṣi kò sí tafsilo kò sọ pé mọ̀kúndòrò kìíní kódà tó bá sọ pé má fìrà ẹ̀ ti sí ọlá gẹ́ wọn pé súfí tó ń ṣe náà bá lòun ó ń fìrà ẹ̀ ti sí mọ̀kúndòrò ó sì ń bú àwọn tán ó sì ń bẹnu àtẹ́lù àwọn tán pẹ̀lú àwọn ní sí ìrọ̀ sárafi ẹwọ̀n gẹn awáwọ̀ àwọn àfá àwọn tó jáfà gẹngẹn wọ́lọ́ ìdí mọ́ fi sọ fáwọn èèyàn nìyẹn pé in tí mo fi ń pààrà yẹn ni pé a ní sẹ́ a ní bùkátà láti padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ ní àwùjọ wa yìí kéèyàn mọ́ gbàtàn jẹ pẹ̀lú àwọn tán ti gbé sáwọn pò àwọn pò àwọn pò àwọn pò oríṣiríṣi láwùjọ wa sheikh kó lẹ́ lómi tẹ́ bá tún fi sheikh gan sí yóò gbá ah, ẹ̀lẹ́ yóò mọ̀ yàwọn afáfà kò fi sheikh ajá sí so ẹwà ń bẹ ẹ̀yà iná wọ́n sọ pé èèyàn lè pé àyè ní serious salafi in taari táwọn afá ń sọ dáadáa in taari tí sẹ́kù tèmí sọ in taari tí àwọn ẹlòmí àwọn ẹlòmí àwọn ẹlòmí na nínú afá sọ a ń bèèrè tà sí kéjẹ́ sí pé ìròyìn ìròyìn tó dáa ni kí àwọn ìbẹ̀nà àwọn èèyàn tó ti pé wọ́n máa ń jọ́sìn fọ́lọ́wọ́ ọba lórí etí etí etí báyìí ṣe lórí harfù ní káwọn èèyàn ti máa ṣe sànàfíyà wọn kèsè lórí jádà àbí ẹwọ bọ́n ṣe ń da ìṣẹ́ ọ̀nà ọba rú àní in tí yíò fi mọ̀ pé àwọn èèyàn ní hajjá sẹ́ láti pé kan gbọ́ kí ní ti ń òun sọ pé òótọ́ o but òun yẹ pèrè àwọn torí pé àwọn tó ń pèrè àwọn bẹ́ẹ̀ àwọn kankan báyìí ni àbí kankan a mọ́rọ̀ Sheikh mi Baz náà wà lórí ẹjẹ́ ká mọ́ bọ́ lọ wọ́n ní ẹ̀rẹ́ tí ń fi ara ẹ̀ tì sí sàfíyò dàbí kí ẹ ma fi ara ẹ̀ tì sáwọn ẹgbẹ́ mi ní pé bí kí ẹ ma sọ pé ikhwani lòun hasani wọ́n ni tó bá sọ pé ìkọwàlì ní ibò ló ń fẹ́ra rẹ̀ ti sí òun fẹ́ra rẹ̀ ti sí Hassan al wọ́n ni tó bá sọ pé òun tẹ̀blígí lòun kí ibò ló ń fẹ́ra rẹ̀ ti sí wọ́n ni àwọn ọ̀nà tí ṣe Muhammad Ilyas kọ́ ni ṣe Muhammad Ilyas kọ́ ló kọ́ rẹ̀ ni wọ́n ni wọ́n rán wọlé sí wọ́n ní tí ẹ̀wọ́n sọ pé ana ṣíyìn ní pé ṣíyà lòun ṣẹ́dí tí ẹ̀yàn tó bá ti ẹ̀ ti fi tì ó ti save wa ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà gẹ̀ irú àjáre tó ti sọ fúnra yẹn pé òun èsẹ sálàfí of course na bó ṣe rí àwọn ọ̀daràn kọ̀ọ̀kan wà àwọn tó wà àwọn mọ̀ fún sàríyà ní tí ó jẹ́ wọ́n máa fẹ́ra wọn ti sí èyí táwọn ń sọ yẹn èyí táwọn túnmọ̀ yẹn wọ́n so abẹ́lùmí èyí tó wọ́n ti ẹ̀ ṣe òun ni pé yóò mọ̀ sọ pé ẹ̀yìn alùsùn náà jẹma so òun bí ìkẹ́ tó jọra ìlójú gẹ̀mà tó jọra ìlójú tí ó èmi ò mọ̀ ṣẹ́rí bí àwọn tó jẹ́ tán pèpè sí mà tán bá ṣẹlé láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn tó lábùrẹ̀ ilmi náà ṣe rí bí àwọn tó bá ń pèpè sí mà láwùjọ bó bá ṣe tán bá ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn tó lábùrẹ̀ ilmi wọn ṣe rí ẹ bí àwọn àwọn tí wọ́n ń pè láàfà tí wọ́n sọ di àfà yìí láwùjọ yìí tí wọ́n fi padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀mọ́ ẹwú bí wọ́n sí ma ń sọ tó wọ́n pa ẹ̀sìn ọ̀nà ọ̀bà in tó bá wọ́n ní wọ́n ṣe nípa ẹ̀sìn ọ̀nà ọ̀bà ẹwú bí wọ́n sí sọ́ra wọn dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tó láàbùlá ẹ̀mí náà rò pé bẹ́ẹ̀ náà ni nǹkan ṣe rí ṣùgbọ́n kì ní ìsílsílà ni èyí gbọ́dọ̀ máa sọ́ra rẹ̀ papọ̀ ni yóò máa sọ́ra rẹ̀ papọ̀ èyàn ní jẹ́ kó já bọ́ṣẹ́ rí tẹ́mákàn fẹ́ fi ọ̀rọ̀ àwọn lórí in táwọn náà gbà lódodo ìgbàyẹn tó ma mọ́rọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀wá wà ílá kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ àwọn olùmọ̀ so ẹ̀rẹ́ lómìnà ọlọ́gbà àwọn kèése pé òun ò gbá wọlé òbọ̀tí òun ìfẹ́ sọ torúkó ma ń dá ìtìláfilẹ̀ ọ̀fẹ́ pẹ̀lú àwọn sára jẹ́ ma ń dá ìtìláfilẹ̀ so fatwa sheikh Salih Fawzan mina tún wata ní torí pé salafiya yufarriq wọ́n ni ẹbẹ́ ni so ẹwọ́n táwọn afáàn sọ ẹwọ́n táwọn sọ ẹwọ́n táwọn afáàn sọ bó ṣe clear tó ẹwọ́n táwọn ọmọ sọ Allahu al-musta'an wọ́n ní tẹbá bí ṣe ń pé ìbò ló fi ara ìtìsí yóò ní ọ̀dọ̀ Ali ibn Talib Sheikh al-Bukbil ní irọ́ ni wọ́n ní irọ́ ni ẹn tẹ́ fi ara ìtìsí ní Abdullahi ibn Saba al-Yahud al-La'in wọ́n ni ẹ má sàbòsí fún àrí yìí so ẹ wo sheikh mukbil sheikh mukbil náà rọ́dà àwọn Shia torí pé agbègbè wọn àwọn Shia pọ̀ mẹ́ ẹ má wo ẹ má wo ń táwọn àfáà yìí ẹwùn tọ́lọ̀wọ̀n bá fi gbé wọn gafa in tọ́lọ̀wọ̀n bá fi gbá wọn àfáà ga ilẹ̀ yìí rí sí bígbà pé òun làdánwò láwùjọ ń ṣe ilẹ̀ yìí rí sí pé òun làdánwò láwùjọ in tọ́lọ̀wọ̀n bá ẹwọ tí a tán sọ pé àwọn kọ́kọ́kọ́ ṣe ìlànà sáàjìd àbí ìyànlámù sáàjìd àbí ẹ́ so kí ní ka sáàjìd náà ni ẹni tó jọmọ́ ọ̀rọ̀ sàárì ẹwà dúró àdánwò tán sọ pé àwọn rí bí ẹkọ̀ tí ráyìn ìtàwọn fi so but ìtàwọn fẹ́ máa fi gani pé ká gbogbo èèyàn sáà máa nífẹ̀ẹ́ àwọn kí gbogbo èèyàn sáà gbá ti wọn tí ń ṣe mọ́lúdì ó lè pa àjẹ́ àjẹ́ ò sì tún wá irú àwọn bí ẹ̀yà tó ń sọ̀rọ̀ yìí náà nǹkan àwọn tó ń ṣe lè látòlù kọ́dìrì gidi wọ́n pè wọ́n sì wà ẹ̀yìn ẹ̀wà wọ́n sì àwọn òun náà ràn lọ́wọ́ wọ́n wà láàrin wọ́n fẹ́ máa fi àwọn ti sáàyàn wọn súnà síbẹ̀síbẹ̀ náà wọ́n sì fẹ́ máa fi hàn bíbà pé àfsáwọn bídà náà pé àìwà pẹ̀lú yìí èyàn fẹ́ wà pẹ̀lú àwọn hizbu tọ́lọ́wọ́ ọba síbẹ̀síbẹ̀ náà ó sì fẹ́ máa fi hàn sáwọn èèyàn bíbà pé òun wà hìsì pẹ̀lú àwọn hìsìbò ṣaitan Shaykh Saalih Al Fawzān ló sọ́nà ní tí mo fi máa mọ̀ ọ̀rọ̀ àwọn afáni wá ní kí ẹ bá fi mọ̀ pé aláwọn ẹni yìí sẹ́ in tí wọ́n kìyànà tán fi ṣe fún ẹ̀sìn Ọlọ́run Ọba àwọn jàmbá tí wọ́n ṣe fún ẹ̀sìn Ọlọ́run Ọba wallahi tí wọ́n bá túbá lórí ah! tó ya oníbídà àjùlá yé wọ́n pè yóò sì wá wọ́n pè yíó sì wà àwọn tó ń ṣe lè láti olùkádìrì gidi wọ́n ni ọ̀rọ̀ fíkí olùfẹ́ lọ sàlàyé mẹ́ ọ̀rọ̀ súnnà kọ́ ló yẹ kó lọ sàlàyé fún wọn ọ̀rọ̀ súnnà kọ́ ló yẹ kó lọ sàlàyé fún wọn ẹwùn kẹ́ ẹwùn táwọn fi ń jẹ́ olórí láwùjọ kíyàn máa أنا قرأت في كتاب اسمه الرسالة الواجعة للمؤهل نعم لعلنا نكتفي بهذا من كلام الشيخ bóyá ká بليني belé níbi so ẹjẹ́ ká tún شيخ síbi ọ̀rọ̀ sheikh sheikh bin baz ẹjẹ́ ká tún lọ ọ̀rọ̀ sheikh baz so الثاني يقول بعض العلماء يسمي من يدعي السلفية بأهل التكبير wọ́n ní àwọn èèyàn kan wọ́n máa ń pè àwọn tí wọ́n ń pè àwọn ní sàlàfíyà wọ́n máa ń pè wọ́n ní ahlu takfir wọ́n máa ń pè àwọn tí wọ́n ń pè àwọn ní sàlàfíyà ní ahlu ahlu takfir wọ́n ní kí ni ọ̀rọ̀ yín nípa ilé sẹ́wọ̀n pé captain náà máa ń ṣe so a máa pè wọ́n boko haram oríṣiríṣi àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ wọ́n náà boko haram ni in táwọn sọ ń pa àwọn èèyàn sí àwọn òní defend ẹ̀wájú ọlọ́wọ́ àwọn ènìyàn ni wọ́n gbé wọn wá sí lecture kan wá sọ̀rọ̀ wọ́n yọ súnnà pátápátá débi pé a ní kí ló kọ́ rẹ̀ àwọn ti pé ṣẹ́rí ah, kọ́lọ̀wọ̀n bá kí kó jẹ́ káwọn ènìyàn kan lè ródòdó kan lè túbá kan lè padà sórí òdòdó kan tó kù ẹnìkan wà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbìkan ẹni yìí ẹni tó ma ń sọ kìíní fún wa ó ma fi ń sẹ̀rí fáwọn pé à irú súnnà wùlà wá ń ṣe kọ́lá mú ìrìnà tí ọ́díò yìí tó bá yí ó yẹ kó ìwà lórí ibi tán ma ń kó ọ́díò wọn sí ó súnmọ́ wọ́n pe captain ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní gambari, nípa lọ́dọ̀ àwọn tán jẹun súnnà àbí tán pẹ̀lú àwọn súnnà torí ó ti ṣẹlẹ̀ ti pẹ́ kọpọ̀lọpọ̀ àwọn fítà ní mí tó tún hàn kó tó hàn sí yàn bí so wọ́n àwọn ohun súnnà àti àwọn àwọ́dàkọ́ àmàkóndòrò náà àmàkóndòrò tí àwọn bẹ̀yà sọ pé màkóndòrò lòun tó yìí sọ pé àlè pẹ́ra wá ní serious salafi ẹwọ ẹwọ gaba ẹwọ kíyàn máa fi kíyàn máa da ìsìn ọlọ́wà barú salafiyya salafiyya yìí ó lè sọ pé òun serious lórí ẹ̀ but ìyẹn lè pẹ́ra rẹ̀ màkóndòrò òun sì ń amọ̀kúndùn àwọn àtàwọn súnnà wọn ní wọ́n sí ramọ̀ bọ́yí ní gambari wọ́n wá sọ pé kí wọ́n pè ẹni yìí ẹni tí súnfí ló narí ti ìṣẹ̀lẹ̀ sí mi ó ti sọ lójú wa ó ti sọ wa ìfẹ́ ẹni tó jẹ́ ni ó ti sọ lójú wa ó ti sọ tí ò bá tó tí ò bá tó márùn-ún àbí jù bẹ́ẹ̀ gan lọ wọ́n ní ìṣù wá ṣẹlẹ̀ ní gambari pé wọ́n wá pè captain wa wípé kó wá sọ̀rọ̀ pa pé níbi kí ni bídá gangan bóyá Ọlọ́run bó ti ẹ̀ fi àkílùkọ rẹ̀ yóò ti ẹ̀ fi ojú ọ̀nà hàn àmọ̀kúndò náà àgbí pé kán pè wá wàláhì nígbà tó débẹ̀ báyìí ni a máa ń lù pọ̀pá ni àyí fi kìníkà kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ká ìwá ń sọ̀rọ̀ lọ ìwá ń sọ̀rọ̀ bọ̀ ìwá ń sọ̀rọ̀ lọ ìwá ń sọ̀rọ̀ bọ̀ ìwá ń sọ̀rọ̀ lọ ìwá ń sọ̀rọ̀ bọ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n nígbà táwọn jáde báyìí wọ́n náà mọ̀kúnlọ̀ ní pé àwí àwí báyìí àwí àlẹ́yìn lára àṣejù yín pọ̀ ṣe bó lórí yínà ló wáyìí ló sọ̀rọ̀ ẹwọ bá sí ń da ìsìn ọlọ́wọ̀ wallahi afá tó ń lò yìí afá súnfì gidi nífà ni pé àníṣẹ́ ah kọ́lọ̀n kó dáa ìtí wọ́n ma ń sáàdọ́ àní pé kọ́lọ̀n kó jẹ́ kó dáa fún gàmbàrí làfáà yẹn wà gàmbàrí làfà yẹn gbé so wọ́n ni àkọ́nà kó jẹ́ kó dá fún captain yìí pé ah ìgbégbà tí wọ́n dá wà lálẹ́ tó wá pè wá kò sọ̀rọ̀ bẹ́nìkan wí kò sọ̀rọ̀ bẹ́nìkan wí so ìmìnà dẹ̀ gbọ́ lecture yẹn fúnra rẹ̀ ni pé a lè fi wá sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wá sí àìkó káàrọ̀ dá sílé ẹnìkan àwọn ẹ̀mí wọn balẹ̀ lórí tó ń so ẹ wá wò ṣe súnnà láwọn ènìyàn náà lọ́wọ́ láwùjọ so ẹ mọ̀ gbọ́ so lára àwọn àwọn captain àtàwọn èèyàn rẹ̀ náà wọ́n ń pe àwọn àwọn tó ń pe àwọn salafiyun àwọn salafiyun àwọn tó ń fira wọn ti sọ́dọ̀ àwọn salaf wọ́n máa ń pè wọn boko haram kúrò àwọn máa ń pè wọn terrorist ọmọ fẹ́sùn terrorism kan wọ́n dáadáa so ẹ gbọ́ nǹkan tí Sheikh in tí ẹ̀yìn náà ti ń rí ibi tó ti yàtọ̀ in tọ́lọ́wọ́ bá fi gbá wọn yẹn ga tó ipé lẹ́yìn nígbà ayé wọn àti lẹ́yìn ikú wọn Ọlọ́run bá ṣe wọ́n lẹ́ni àpọ́nlé ẹwùn tọ́lọ́wọ́ bá fi yẹpẹrẹ àwọn ilé ìbáyìí ẹwùn tọ́lọ́wọ́ bá fi yẹpẹrẹ wọn àwọn tí wọ́n dá súnnà pátápátá tó sì pé akalúnà bí súnnà wọ́n kàn fi súnnà jẹun ni wọ́n kàn fi súnnà ṣe àtàrọ wọn sheikh mi bá sọ pé eléyìí àṣìṣe ni wọ́n ní tó pán dandan lórí àwọn onímọ̀ ní pé kí wọ́n pán àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan pán wọn lé kí wọ́n pán àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lé kí wọ́n mọ ọlá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan mọ̀ fún wọn Allahu akbar kò sẹ́ni tí ó rẹ̀ rẹ̀ lẹ́ fọ́lọ́wọ́ bá àyàfi kó sí pé ọlọ́wọ́ bó but àwọn tí ò tó wọn láwùjọ yìí wọ́n sì fẹ́ jẹ́ káwọn tulabul ilmi káwọn gbé wọn sí ipò tí wọ́n dé ipò mọ́kàn gbogbo tàbá sọ náà yẹn máa gbà bẹ́ bá ti sọ ń tàà sọ báyìí ẹwà aggressive ẹwùn kama yẹn so ẹwù àwọn àfáà ẹwùn tọ́lọ̀ bá fi gbé wọn ga kí wọ́n nírẹ̀lẹ̀ ilmi ó ṣe rọ́dù fún súnnà ó ṣe rọ́dù fún bídà kan wọn àmọ́ ẹ̀dọ́ dé ìkan náà wọn tí ń fi ra ìtí súnà bí wà ní àti ń sọ náà pọmọ ẹ̀ náà ní kọjá àdàlára níbi nǹkan tó jẹ́ súnà nífà ó sì pè wọ́n lójú ọ̀nà súnà tí ó bá ti ẹ̀ ni ó ti mọ́ sọ fún ẹ pé but báwọn sí ń ṣe nìyẹn torí pé wọ́n ń من قبس كريمة wọ́n ní ìfira rẹ̀ ti sí sàràfíyà yìí manqabatun karima ipò ọlọ́lá ni tó gagan tó ní àpẹẹlẹ sàwọn náà tún sọ́rọ̀ pa ìtìsáàbò yìí wọ́n ní àwọn tó lábùlé ilmi tó máa fi àwọn tí ní ẹ̀yìn ọ̀yẹ́ kí tó ń gbára ní sálàfí alàjáàdà bí kìí ṣe tí wọ́n dálẹ̀ ní ẹ̀yẹ́ gbogbo àwọn kan pẹ̀rún ní serious salafi àwọn kan tún pẹ̀rún ní serious serious salafi bó ti ẹ̀ sí pé serious serious salafi yẹn wallahi èmi ò bá pàdé rídò ní ìyìnbá pàdé rídò ní pé èyàn pẹ̀rún ní serious bó tó bá ti ẹ̀ wá rẹ̀ bẹ́ẹ̀ náà kò sí nǹkan tó sí bó ni ó ṣe fira rẹ̀ ti síbi nǹkan tó dáa ní intisaban ní intisaban ni o la tazkiyatan kìí sí pó fi ń zakara rẹ̀ kìí sí pó fi ń yìnra rẹ̀ ní intisaban

السلف الصالح هم أصحاب النبي صلى الله عليه وسلم wọ́n ní kìí sí pé wọ́n tọ́ sí kí ẹmọ wá àìbò àti tọ́n kí ẹmọ bẹnu àtẹ́lù wọn kí ẹmọ lálàsí wọn wọ́n ní àwọn sọ̀hábà nẹ́bì ní sálàfù sọ́rẹ̀ وأتباعهم بإحسان àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa والانتساب إليهم شرف wọ́n ní kí ẹmọ fíra yàn ti sọ́dọ̀ wọn àpọ́nlé ni kí ẹmọ fíra yàn ti kí ẹmọ kìrìyàn sálàfí àpọ́nlé ni wọ́n ní ọlá sí ni وعلى من ينسب إليه من يصدق wọ́n ní ẹni tí ó bá sì ń fẹ́ra ẹ̀tì síbẹ̀ wọ́n ní kóhùn náà kó jẹ́ olódodo níbi ìfẹ́ra ẹ̀tì sí salafiyya wọ́n ní kó sì fi ìfẹ́ra ẹ̀tì yìí kó fi rinlẹ̀ níbi ìfẹ́ra ẹ̀tì sí ojú ọ̀nà àti ojú ọ̀nà rẹ̀ àti ìmọ̀ tẹ̀lé àwọn adájọ́ sharia àti kó mọ́ sọ́ra fún nǹkan tó bá rẹ̀ هذا شأنه المنتسب إلى السلف wọ́n ní ìṣesí àwọn tán fira wọn ti sí sálàfù ni wọ́n ní kò tọ́ kí wọ́n máa wá ẹlòmí kò máa bẹnu àtẹ́lù nítorí gún oún fi pẹ̀rẹ̀ ní sálàfí nítorí pé oún fi ààrẹ̀ ti sí sálàfí kò máa bẹnu àtẹ́lù wọ́n ní kò sí yẹ kó máa rò pé wà náà àwọn asáàbù takfir tó ní dámà àwọn tó máa fi àwọn ti àwọn sálàfí àwọn boko haram àpá àwọn sófí náà ma ń sọ rádá ó yẹ ní pé ní táwọn sófí sọ torí ẹ̀ ibi kankan náà ni gbogbo wọn ti mọ̀ ó yẹ lẹ́nu pé ní táwọn sófí sọ èyí tí mobilo markaz àtàwọn èèyàn rẹ̀ ni àti wọ́n ni àkílòkọ rẹ̀ captain àtàwọn rẹ̀ wọ́n ma ń pè àwọn èèyàn boko haram dáadáa fa wàláì wọ́n ma ń ní tẹ́fì tètè mọ̀ pé ilé yìí ó dàpọ̀ súnmọ́ captain tó tẹ́ bá ti rí ngbà mí ti ń pè àwọn èèyàn boko haram àwọn sálàfí wọ́n ní eléyìí tí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀pọ̀ àwọn èèyàn yìí ní pé ó ń ṣẹlẹ̀ látara ìfẹ́nú tó wà lẹ́mí wọn àti látara ìmọ̀kẹ́ wọ́n ní àwọn tó jẹ́ tẹ̀kfírí tí wọ́n o wọ́n ní àwọn làwọn tó sì pé wọ́n ń pè àwọn ẹlẹ́sẹ̀ yálà àwọn ẹlẹ́sẹ̀ nínú bídà ní àbáwọn ẹlẹ́sẹ̀ nínú àwọn ẹ̀sẹ̀ fisk so àwọn ni wọ́n ń pè àwọn tó ń pè wọ́n eh, kòfàr àwọn ni hálò tẹ̀kfír àwọn ni khawarij àwọn tó jáde lórí Ali radiyallahu anhu so títí di ìgbẹ̀yìn ọ̀rọ̀ Sheikh Ibn Baz títí di ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn so ọ̀rọ̀ tó wúlò ọ̀rọ̀ tó ṣàǹfààní ọ̀rọ̀ tí ó gbé tí ó ṣe pé kálọmọ́ àwọn sọ pé ẹgbọ̀n pé ìgbà tí wọ́n bí wọ́n ti wọ́n ní à ní lu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ à ní kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kálọmọ́ dá sílẹ̀ nìkan yálà yálà a lu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá ní àgbọ́ kí bàbá sọ bẹ́ẹ̀ wọ́n ná sọ́rọ̀ haq bóò níbi tó ṣe pé kéèyàn rán àní kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ sílé ẹnìkan àyíyàn kíyàn kó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ sílé oníbídíà náà nìna pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ rọ́bdù ọyẹ kíyàn kó lọ sí ọ̀dọ̀ oníbídíà náà ni so ẹjíká tún gbọ́ Sheikh Al-Albani tafsil tafsili tó wáyàtọ̀ láàrin pé kíyàn ma fi zakara rẹ̀ intisab ààbọ̀ lẹ́nu Sheikh Al-Albani sí àwọn bàbá táwọn tí wọ́n dó tòdodo ni wọ́n ran òdodo lọ́wọ́ àwọn èèyàn ní wọ́n bá kọ́ wá sí pé àwọn náà wọ́n tún ra àwọn bídá lọ́wọ́ ni ẹwà ọgbà wọn náà sí ń rí àwọn èèyàn bá sí ń rí àwọn èèyàn lórí kan máa rí kan máa wáfẹ́ inú àwọn bídá bá gbogbo àwọn ènìyàn bá sí ń rí àwọn èèyàn náà nìyẹn wọ́n ní ẹni sọ pé à ní gbogbo ìgbà òun máa ń kọ sí ibi ìwé òun ó kọ ohun àtókọ bàbá àwọn ohun àkótúnkọ asálàfíìsì ẹgbẹ́ àwọn èèyàn náà ma ń sílẹ̀ ìdàdà Sheikh Al-Albani wọ́n bí o ọlọ́run sí tí ìṣẹ́ eh, eh, lórí wọ́n ní ohun ma ń kọ lápẹ̀ẹ́sìn wọ́n pé fulani bin fulani asálàfíì wọ́n ní bákanáà tóun bá fẹ́ kọ lẹ́tà àbí tóun bá fẹ́ kọ nǹkankan sí òun kọ pé òun ọmọlágbájá ọmọlágbájá sálàfí wọ́n ní ṣe lè tọ́ àbí kò tọ́ wọ́n ní kílọ̀kọ́ rẹ̀ kílọ̀kọ́ rẹ̀ wọ́n ní ṣe ilé sáàmà kàkún pé èyàn yìnra rẹ̀ torí pé àwọn ẹlòmí wọ́n sọ pé bíwà pé òun yẹra àwọn ni bíwà pé òun yẹra àwọn tó máa ń pẹ̀rẹ̀ àwọn lélẹ̀ نحن نقول لهذا الذي قال لك يعتبر تزكية فأنا أشكره أشكره من جانب wọ́n ní àwọn sọ fẹ́ni tó tẹ̀ ń sọ pé tẹ́síkíyà ni wọ́n yà àwọn tẹ̀ tún àwọn dúpẹ́ fún lápá kan so àwọn dúpẹ́ fún lápá kan pé kò tí ẹ̀ sọ pé o fi ara ẹ̀ ti wọ́n ni àwọn dúpẹ́ fún lápá kan ẹ má wá gbọ́ لأنه لا يقول لك لا يجوز أن تنتمي إلى السلف الصالح wọ́n ni torí pé kò sọ fún ọ pé kò tọ́ kó fi ara ẹ̀ sí ọ̀dọ̀ àwọn sálàfù لأن الانتماء إلى السلف الصالح هذه منقبة وفضيلة

àbí kìníkà kìníkà àbí òun ò lè pẹ́ra àwọn bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ in tó fi in tí gbogbo àwọn ènìyàn tó ń fẹ́ máa pẹ́ra wọn bẹ́ẹ̀ àbí tí wọ́n fẹ́ máa pẹ́ra wọn ní pé sí ọ̀rọ̀ òun náà ni pé wọ́n rí tí kìní ìbù káàtà wọ́n rí pé ojú ọ̀nà àwọn táwọn rán ní lórí ẹ̀ pé káwọn máa kó àwọn èèyàn jọ àtòun bídí àti súfí àti káwọn máa dáhùn súfí lóhun oún súfí paraku káwọn máa dá lóhun káwọn lọ bá ṣe lẹ́kṣọ̀ wọ́n tó fi kọ ẹ̀mí àwọn èèyàn yóò fi kọ́ àní wallahi wallahi in tí mo mọ̀ gan ní kanú wọn ìkánnù wọn àwọn tí wọ́n ń fi àwọn ti ṣe súnnà nígbà yẹn wọ́n pè sí lecture àwọn tó sì jẹun bídá wọ́n sì pè sí lecture wàláhì ó sì sọ fáwọn tó jẹ́ oún súnnà nípò wọn ní ráyẹ ó sì lọ dáwọn bídá lóhun نفسك بهذه النسبة حينئذ أنا أقول لك وقبل أن wọ́n ní àwọn fẹ́ sọ ní àwọn wá sọ fún ọba ní pé kódà kó tó sọ ìdí tó fi ń bèèrè ìdí tó fi ń bèèrè bèèrè ní pé àwọn fẹ́ sọ ilé yìí fún ọ wọ́n ní táwọn fẹ́ fi táwọn fẹ́ fi fún ọ ní ìdáhùn òun náà ni ilé يقول فلان ابن فلان السلفي لبيان منهجك العلمي wọ́n tó bá ṣe pé in tó ń ṣe o ní pé òun sọ pé fulan ibn fulan as-salafi kó bá fi sàlàyé ojú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà ma tó ń tẹ̀lé ojú ọ̀nà tó ń tẹ̀lé láàrín tàtàdàkà àìdànnáàs wọ́n ní kìí ṣe pé kó bá fi fọ́ra rẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn èèyàn eléyìí kò sẹ́ni tó lè mọ́ bóòlù yóò ṣe mẹni tí ń ṣe tẹ́síkíyà àtọ̀tẹ́ni tí ń ṣe kí ni tí ń fẹ́ra rẹ̀ tì sí so èyàn fi amúrú lẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ̀ bẹni so èyàn ó fi amúrù lẹ̀ èyàn ó fi ilẹ̀ lọ́sọ́dọ̀ lọ́wọ́ báyìí oye so àyàfi tẹ́yìn bá wá rí lọ́hìrì tó hàn pé ẹni fi ń tẹ́tẹ́ sí ara rẹ̀ oye kò ó ti kó ní pé ó fi ń intisab ó sì fi ń ṣe fàdílà ó fi ń ṣe فهذا يجوز بل هو أمر طيب مستحب وني ní eléyìí وني tọ́ طيب مستحب، amúrún tayyibun mustahab nǹkan tó dáa wọ́n ní kódà ó lè jẹ́ ọ̀ranyàn ó lè jẹ́ ọ̀ranyàn gẹ́gẹ́ àmà pẹ̀lá rẹ̀ sáráfí gẹ́gẹ́ bó ṣe pé fatuwa Sheikh Al-Albani mi wà ń bí but ó dà pé written lòun torí majalla ni wọ́n fi gbé jáde news press náà fi gbé jáde wọ́n ní kódà ó lè jẹ́ ọ̀ranyàn ní ìgbà tá lọ́wọ́ ẹ̀ tí nǹkan tó ṣe kíni tí nǹkan tó fi dàrú mara wọn yìí wa asbaha al-rafidi wa shi'i wa zaidi wọ́n ni tó ti ó fi wá di pé àwọn arwafidi azaidi ashi'i so gbogbo àwọn ẹni gbogbo àwọn yìí yìí eh, àṣọ pé ìdájọ́ yẹn wà lórí kọ̀rìjí ń tẹ́ ọ àti mọ̀tẹ́sìlì wọ́n ní gbogbo àwọn ènìyàn tí a bá bí wọ́n pé kí ni ojú ọ̀nà rẹ̀ ní tí wọ́n sọ náà ni pé mùsùlùmí so Sheikh Al-Albani sọ ìdí tó fi lè jẹ́ wájìbì kẹ́kẹ́ ẹ̀mọ̀ pẹ̀lú àrẹ̀ sálàfí wọ́n ní ìyàtọ̀ jìnà gan láàrin ilé àtẹ́lé àtẹ́lé àtẹ́lé àtẹ́lé إلى آخره فإذا أنت انتسبت إلى السلف الصالح wọ́n ní tí wọ́n tó bá ń fi ara rẹ̀ tì sí àwọn sálàfù rere لبيان منهجك ní pé kó bá fi ṣàlàyé ojú ọ̀nà rẹ̀ في عبادتك níbi ìjọsìn rẹ̀ ربك فنعما هو wọ́n ní tó níbi ìjọsìn rẹ̀ sí Ọlọ́run Ọba فنعما هو nǹkan tó dáa ni nǹkan tẹ́lẹ̀ mi sọ pé yíò túbá sí ni lọ́dọ̀ Ọlọ́run Ọba ìtẹ́nìkan sọ pé èyàn ó túbá sí lọ́lọ́ bó ní èyàn ó sì pẹ́ra rẹ̀ ní èyàn ó sì gbà pé ó tọ́kíyàn pẹ́ra rẹ̀ sálàfí sálàfí yúna alàjáda serious sálàfí bó ní òṣèwá nítọ́ wọ́n ni ṣùgbọ́n tó bá yí pé ìfẹ́ratì tó máì òun fi ń tì òun fi ń ṣe fáàrí òun fi ń yangan لنفسه ó sì fi ń fọ ara rẹ̀ mọ́ والأمر كما قالوا لك wọ́n ní ọ̀rọ̀ yẹn bá ṣe sọ fún wa náà ni pé tẹ́síkíyà ló ń ṣe wọ́n ní ẹ̀yàn sọ pé ní pé sheikh wa ọlọ́wọ́ bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ manhajjú salaf lòun sí ṣe bẹ́ wọ́n ní òun ò kọ́ ó kọ́ yí fi àwọn fètì sí salafiyya yìí ṣe ìlànà sọ pé àwọn bọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ̀n bá wọ́n ní ẹni yà ń bèèrè pé à tó ń bá kọkì ní ṣètọ́nù lè wá tó tọ́bọ̀t tó bá ìgbé àníyàn wọn ni pé mujarrad tamyiz kó mú ká fi yára ń lọ́tọ̀ عليه سبحك الله أنت يا شيخنا تهب بارك الله فيك خلاص قولهم إذا أنا أزيدك علما الآن فأقول لك wọ́n ní àwọn tó wá lé ọkún ní máa ń sin àwọn sọ fún ọ pé man qala laka hadhihi tazkiya wọ́n ní gbogbo ẹni tó bá sọ fún ọ pé òun yẹra rẹ̀ lélẹ̀ anta taqul kama qulta li akhiran wọ́n ní kó sọ fún gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ń sin ana ma uzakki nafsi bi ní pé èmi ò yẹra mi pẹ̀lú eléyò wọ́n ní nítorí ìfẹ́ tí mo ní sí àwọn sálàfù rere وحبي بالاقتداء بهم àti pé mo nífẹ̀ẹ́ pé kí ma tẹ̀lé wọn نسبت نفسي إليهم mo fi ra mi ti sọ́dọ̀ wọn وتمام الكلام الذي ينبغي أن تقوله لمن wọ́n ní èyí tí ó wà ní kọ́rọ̀ kó complete pátápátá tó yẹ kó sọ fún gbogbo ẹni tó bá ń sọ fún ọ pé òun sí tẹ́sí ara rẹ̀ ni يعتب عليك في هذه النسبة تقول له ما يأتي وأنا أقدم إليك الآن درسا وأرجو أن تحفظه wọ́n ní sọ fún gbogbo ẹni tó bá bọ́ wípé àwọn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kan sí wípé àwọn fẹ́ kó ha kó ha dáadáa ẹ wo Sheikh Al-Albani bóò ló sì dìfẹ́ndà rẹ̀ lọ́dọ̀ àwọn tó wọ́n sọ pé wọ́n tún kọ́ ẹwùn tó náà bá fi gbá àwọn ẹni tó náà bá fi ṣe ما أقول لك من قال لك ما قلت لي آنفا سنه wọ́n ní gbogbo ẹni tó bá sọ fún wọn in tó sọ fún mi láìpẹ́ yìí bí ìwọ kí ni mazhabu rẹ̀ wọ́n ní Sheikh Al-Albani sọ pé èyí tó súnmọ́ ni pé yóò sọ fún ọ pé mùsùlùmí lòun so Sheikh Al-Albani gbogbo ìwọ ojú ọ̀nà òní wọ́n tẹ̀lé ìwọ ò fẹ́ jẹ́ sálàfíà ni wọ́n ní sọ fún pé òní ìkò tó kíyàn gbà pé ààyẹ mùsùlùmí lásán Allahu Akbar ẹwọ so kò tó fàjíyà kúkàn pẹ̀lá rẹ̀ mùsùlùmí lásán pàápàá jùlọ níwọ̀ táwọn èèyàn rí ọ pé àwọn aláìmọ̀kan rí ọgbà pé wọ́n ni aṣíwájú bí súnnà kò tún wá sí pé wọ́n yẹn náà lóòtún wá dára rẹ̀ yàtọ̀ wọ́n ní torí gbogbo àwọn ọjọ́ tó ti sọnù gbogbo wọn máa ń sọ nípa ara rẹ̀ pé muslim làwọn من أن تميز نفسك لا

tó bá bí pé kí ni ojú ọ̀nà ojú ọ̀nà ojú ọ̀nà rẹ̀ yóò sọ pé ojú ọ̀nà òun ni Qur'an àti Sunna لكن ما أجبتني فهمت إلى هنا لا فهمت الحمد لله طيب أشرفك يا أشرفك يا شيخ كلها عندنا الحمد لله خلاص إذا خذ الجواب من الشريط so ibi tí ìdáhùn yẹn tó tán sí nìyẹn so ibi tí ìdáhùn yẹn tó tán sí nìyẹn so ẹjẹ́ tó kà fún wa ọ̀rọ̀ Sheikh Al-Albani bákan náà so àbí kó tẹ̀ kátó kà yẹn fún wa ẹjẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan nípa àwọn oríṣiríṣi ọkọ̀ tí ẹni tí ń pè ààrẹ ní sáyáfí tó ní هل هناك فرق بين دلالة أهل السنة والجماعة والسلفية wọ́n bí Shaykh Saalih Al pé sí ìyàtọ̀ wà láàrin ìtumà ahlus sunnah wal àti salafiyya ahlus sunnah wal jama'ah wọ́n ní àwọn ahlus sunnah àwọn náà ni salafiyya wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin wọn تقول أهل السنة والجماعة وني يعني تقول أهل السنة والجماعة تقول السلفيون يعني تقول السلفيون تقول الفرقة الناجية يعني سأقول الفرقة الناجية أتم هو كوميتي شيخ صالح فازان تموا أسمع لمن كان على ما كان عليه الرسول wọ́n ní ókọ gbogbo àwọn eléyìí àwọn ókọ ni wọ́n fún àwọn tó bá wà lórí àwọn nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá wà lórí ẹ̀ sallallahu alayhi wa sallam wa ashabuhu àtàwọn sọ̀hábà rẹ̀ tusamma salafiyya li'annahum ala manhaj as-salaf wọ́n ní wọ́n máa ń pè wọ́n salafiyya torí pé wọ́n wà lórí ojú ọ̀nà àwọn salaf سموا سلفية لأنهم على منهج السلف ونمكن هم سلفية تلكم ولجون هم سلف فرقا بينهم وبين من ترك مذهب السلف وني يطوال نكبي فرقا so farqan ta'lili ni so a kilo ko re maf'ulu li ajlihi so farqan láti fi ṣe yàtọ̀ so láti fi ṣe yàtọ̀ láàrin láàrin àwọn àti ẹlòmí tó ṣe kíni tí ó ń tẹ̀lé manhaj mi tó pa ojú ọ̀nà farqan ìdí tá fi ń pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun ni pé kán bá fi lè ṣe yàtọ̀ láàrin ara wọn àti ẹni tó ṣe pé àti ẹni tó fi ojú ọ̀nà sára filẹ̀ so ẹwọ ẹwọ nǹkan báyìí so ọ̀dà pé táìmù tó fẹ́ lọ ẹ̀dẹ́ká ẹjíká wọ́n bí ṣékànlá lọ́nà pé limadha tasammi bí salafiyya so ibi tá ti rí ilé majallatu al'asọ́lá majallatu al'asọ́lá al'adadu tasi'a so magazine al'asọ́lá so magazine 9 9th edition so àbí 9th magazine so page 86 sí 87 ni wọ́n ti bí ṣékànlá Albani so àwọn bí ṣékànlá Albani à ní ká gbogbo ẹ̀bọ̀t ibi kan wà tí mo fẹ́ jẹ́ ká kàkà torí ó wà mufidi gan ní pé kí ló dé tààtọ̀ fi kama lo ahlu sunna wal jama'a ní kama so Sheikh Al-Albani na dáwọn rẹ̀ wọ́n ni Sheikh Al-Albani sọ pé fala yajuzu li muslimin wọ́n ni kò tọ́ fún musulmi an yatawarra'a min al-intisabi ila salafi salih ibi kó bọ́ra rẹ̀ kó níbi ojú ọ̀nà àwọn sálàfù rere baynama law tabarra'a min ayyati nisbatin ukhra níbi bọ̀ tó bá yí pé èèyàn bọ́ra rẹ̀ kó níbi àwọn ìfìràyàn ti sí nǹkan mi wọ́n ni a lam yakun li ahadi min ali ilmi wọ́n ni àwọn olùmọ̀ wọn ò ní ayyan síbáhù ila kufrin wọn ò ní fìtì sí kufru aw fusuk wọn ò sì ní fìtì sí fusuk wọ́n ni walladhi yunkiru hadhihi tasmiya nafsuhu wọ́n ni ẹni tí bá ń kórìíra ìsọ́ra àyàn ní sáláfí gangan wọ́n ni tàrọ Allah yantasiba ila madhhabi min al-madhahib sí òun náà fi rẹ̀ ti sí ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà sawa'un akana hadha al-madhhab muta'alliqan bil aqida yálà madhhabi ó ní nǹkan sí pẹ̀lú aqida ni aw bil fiqh àbí pẹ̀lú fiqh so la'allana naktafi bi hadha ẹ̀dí ká dún bíbá nítorí ọjọ́ tó ti lọ so insha Allah ta'ala àtún ó ti tó ilé ìtútó fẹ́ni tí máa ń wòdòdó so bẹ́yàn ka ẹni tó jú báyìí gẹn lọ ẹni tí ò ní gbòdòdó ò ní gbòdòdó so in tó wà níbẹ̀ ni wallahu a'lam so hada wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk hal min su'al نعم بارك الله فيك